sẹ́mọ̀ ilé tí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlọ kákọnú ọlọ́run ní kọ̀rọ̀ ní gbangba ká ma wá bẹ̀ ó jẹ́ kọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ó dá ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ jẹmáà ohun tí ó ma jẹ́ àkòrí khutba báyìí títí títí ọ̀rọ̀ hajji tí ìfẹ̀ lójú tó báyìí rí táàsì tí ìkì ọwọ́bọ̀ tó báyìí rárá abadan nítorí kíni A tó bẹ́ẹ̀ nítorí wípé orígun òpó ẹ̀sìn wa orígun karùn-ún rẹ̀ o orígun márùn-ún tó ní o náà mélòó ní o márùn ní o bí ọbí sọ́nà àdísà ibn Umar radiyallahu hajji Baba ni ó tún wá ní umúrọ mú umúrọ yìí o ń pọ̀ wọlé hajji kò tó hajji ta àti kìíní kejì wọn ó ní ọ̀ranyàn lọ́rùn gbogbo mùsùlùmí táwọn mẹ́jẹ̀mú bá ti pé sílá asàlàwọn mẹ́jẹ̀mú náà ṣùgbọ́n àbùkátà àwọn tí ó mú ya kí ló fà táwọn mímọ̀ tí ó fi máa odidi báàbù níbi afẹ́ sàlàyé àṣàlàyé àkídà àṣàlàyé ìran àṣàlàyé àwẹ̀ àṣàlàyé zaka hajji náà o náà dání bábù tẹ̀ wọ́n wá máa pè ní bábùl manásíkì tàbí manásíkù làhajji wal umra nínú èdè Lárúbáwá kí ni wọ́n ń pè ní manásíkù eléyìí oní ọ̀rọ̀ àwọn ákàrí wípé ẹ̀sìn wákàndí ọ̀rùn wájú wa báyìí láti gbọ́dọ̀ máa kéèta àwọn tí ó ń sara wọn jọ tí ó ń lọ túnmọ̀ fátíà sédé ìlú wọn wọ́n túnmọ̀ aláàpár sédé ìlú wọn wọ́n túnmọ̀ sẹ́mi alọ́nàmọ́ni àmìdà sédé ìlú wọn rọ́bàna wàlákàlà àmdù sédé ìlú wọn wọ́n èdè orí sálámà sédé ìtayá wọ́n wá ń sédé ìlú wọn ṣe gbogbo ẹ̀pẹ́ à ìrọ̀rùn lọ bá dé kàlà ẹnì kọ̀ọ̀kan wa níjọ tí ẹ bí wa wó bí méèbè tẹ́ ìṣọ́ ẹlùmí ò tún máa sọ yóò lòun fọ́lọ́m búra tẹ́ẹ̀bẹ̀ bá ní òrì bẹ́ẹ̀ òun rẹ́dì láti gbé lọ sí kọ́ọ̀tù wọ́n ò bí máa o wọ́n máa yọ́nsẹ̀ rí fàtíà ah kéèlò <laughs> fàtíà èmi máa kí wọ́n ṣe gbà ní ah tí n bá ti rẹ́dì máa ní bà yí méjì àmọ́ ọkọ̀ ń gbàdá wà lé ní tó bá débi ẹ̀sìn ọlọ́run láwùgbà ẹlòmí yóò ma work mathematics níbi títí ń wẹ́lọ ọsẹ ni ó gbè jáde ní batú tá mọ̀gẹ́tì kí ní kọ́ mọ́dàrú ma ń lọ kò ní yóò kà lọ́sọ mọ́dì pẹ̀lú ọsẹ mẹ́rin lọ́sàrí máa in tí ó sì ń pẹ̀lẹ̀ sí rẹ̀ ní òye mọ̀nẹ́síkù jámù ni púra ni fún bọ́bá tí wà tún lè fún sí rẹ̀ náà ní kẹsìrọ̀ kápẹ̀ ní mọ́nsíkù bá ní mọ́nsákù ìntàwí ìkankanáà ni bá ní mọ́nsíkù ìntàwí náà ni kí wá ní máa jẹ́rẹ̀ labawa mọ́sàrí a máa wá bẹ́ bákan náà a máa túnmà ààyè tàà ti mọ́nsíkù a lè pè ní muta'abbadu àyètà àti a lè pè ní ìbádà tọ́à tí a bá ní mọ́ńsákù mọ́ńsíkù a tún lè pè ní makánù al'ibada ayé bí táàtì ṣe ìbádà wọn máa ń pè ní mọ́ńsíkù tàbí mọ́ńsákù zamanu ni ìbádà àsìkò tá ṣe ìbádà wọn máa pè ní wọ́n mọ́ pè mọ́nsákù bákanáà múta àbádáàt gbogbo ń tàà fi máa súnmọ́ bá dẹ́dà wọn a máa pè ní mọ́nsíkù tàbí mọ́nsákù tí wọ́n wá ní mọ̀násíkù làhájì àtúnbọ̀ awá ní kí là ń pè ni ń ta òun náà ní púra mẹ̀síkà púra rẹ̀ máa wá ní lúsùkù lúsùkù o ní àwọn nǹkan tàǹpá fọ́nà tàǹpá fọ́bà dédà tàǹpá fọ́bà dédà lúsùkù tó wá ní túnmọ̀ mí kúrù má tukúrúbà bí ila Allah minatọ̀ àti yúsàmá lúsùkà gbogbo tí wọ́n bá tún máa fi bílẹ̀ dẹ́sọ̀dọ́ ọba dẹ́dà àtúgbójú ọlọ́run ọba ní ọlọ́run kò sàánú wa wọ́n a máa tó pè ní nusuku kí lẹ̀ rí wa Allah subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ nù al-Qur'an ó ní wa li kulli ummatin ja'alna mansikan wa li kulli ummatin pátá gbogbo àmẹ́bìta ti rán àwọn àjọ wọn sí gbogbo wọn lọ fún wọn ní ààyè bí wọ́n ti sin àwọn ọlọ́run a sì mọ́ ń fi àsìkò sí gbogbo wọn sì ní pátá yìí nǹkankan ní ọmọ wa ẹ ń bá ń tẹ̀lé wọn nǹkankan náà lè náà bá wọn ṣe ọmọ tí mo ní wọ́n bà ṣe mo lè yọ ẹyọkan pọ̀ bí àwọn eléyìí kí n fẹ́ ọkàkútà àwọn eléyìí ṣùgbọ́n gbogbo wọn pátá ọ̀dọ̀ ní ọlọ́run yẹn ń pèpè sí lọ́nà wọn kí stéṣẹ̀ bọ́bà dé pẹ̀lú ọ̀tí ẹ̀ sọ wípé ọlọ́run kan náà lájọ́ ń sìn náà nǹkan wá píà rẹ̀ padà omi tí mẹ́rin sọ́tún àbíyà ọlọ́run wà mọ́ àrùsálẹ́ ní kọ́bílíkà ní rọ̀súlí ilá núhí ìlórí annáwó láìlá ilá ánà fa àbùdó gbogbo wọn pátá sẹ́ntà náà sí annabiwayi lọ báwo èèyàn rẹ sọ fún akọ́mì lọ́lọ́run wọ́n mọ́ sí nǹkan mí o àwọn kan wá ya lẹ́yìn ànẹ́bì kan wọ́n ń pè ànẹ́bì ní o gbẹ̀lẹ̀gbà ní ẹ̀ntẹ́ ní o sàárẹ̀ ní ẹ̀ntẹ́ ní o kíríkà ní ẹ̀ntẹ́ ní o igbá mẹ́kànlá o wọ́n wà rẹ̀ yìí mùsùlùmí wọ́n mọ̀ wá ọkọ́lé Of, oh my Lord, Jesus, thank you Jesus. Ó ní àfọ́ ẹ̀kàwé ẹ̀mọ̀ tí eh ẹ̀mọ̀ yàtọ̀ láàrin Lord ati God. Lánàrí tẹ́mọ́ sọ́ngọ́, lánàrí tẹ́mọ́ sọ́ngọ́, yóò mọ̀ wá bẹ̀rù mọ́ra rẹ̀ lọ́wọ́ láì sí àwa ní síkí ní báwí, àwa mọ̀. Mọ̀nà síkù, a máa túnmọ̀ ìbáadà lápapọ̀. Ajẹ́kẹ́ tí máa ní mẹ̀mẹ̀rẹ́ síkù làhájì, in ta fẹ́ sọ ni pé àwọn àfàánù làhájì wọ́n ìbáadà àti rú, gbogbo irinṣẹ́ tàbẹ́sẹ̀ pẹ̀lú hájì, àtàwọn ìbáadà tá ṣe mẹ́ àmàtúmà rẹ̀. Mẹ̀mẹ̀rẹ́ síkù làhájì, ó àwọn ààyè tá ti mẹ́sẹ̀ hájì, níbi báyìí, níbi báyìí, níbi ẹ̀sìn là ń sọ èèyàn lè máa jọ́dì pẹ̀lú ọgbà kẹmọ ìjọ́gì láràárọ̀ kọ́kọ́wò sì sùn kó sì mú ilé rẹ̀ kọmọ yípo ilé rẹ̀ kọmọ ti jọ́gì tí a náà ẹ̀sẹ̀ sọ fún ní ọ̀sítì ni ṣùgbọ́n tí ọ bá búlé rẹ̀ ti yípo ẹ̀bẹ̀ wọ́n kílẹ̀ ìṣẹ́ ní à ní mọ́ bó ṣe lè yẹ yí orí àwọn àṣìṣẹ́ yìí gbọ́yàtọ̀ sáàgbà gbọ́ àmì kí ní mẹ́mẹ́ tó ń pèsè òǹkan ní mọ́gbòmọ́gbó ó ti tẹ́bí ọgọ́rùn ọdún ààyè ní oṣù ṣùgbọ́n bàbá tó sọ̀rọ̀ náà wọ́n ní kásẹ̀ ní wà báyìí ilẹ̀ fi yí fún ọbẹ̀ tó ti di ọ̀rọ̀ sọ̀tẹ́ lọ́rùn pẹ̀lú tí ń ṣe kìí ṣe mùsùlùmí má lọ́dọ̀ ọlọ́run aláìmọ̀kan lórí ilẹ̀ lọ́mọ pẹ̀lú mùsùlùmí ò kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run mọ́sálásí ọjà àbá èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ yí pẹ̀ mọ́sálásí green anywhere èèyàn gbọ́dọ̀ yí pẹ̀ kan láyé kọ́wọ́ jẹ́ pẹ̀ tí ń ṣe lọ́ ìbádà ni ó pè kọ́ nǹkan fi lọ́lọ́wọ́ bá nínú pẹ̀lú tó ń ṣe àti kọ́ jẹ́ Baytullahi al-Atiq ọlọ́ni inna awwala baytin àkọ́kọ́ lólórílẹ̀ wúdí alìmìnà táà fi nílẹ̀ fáàmù nàbí adama lálẹ́rí bí Bakkata mubarakan oní ìlẹ́tí ń bẹ ní Bakka kí tó lọ fi pé bismin Mẹ́kà mẹ́rin jẹ́ Bakka apákanílà ìtúnlẹ̀ ẹ̀kọ́rùn bàkáàkù lọ́dẹ̀ lágbàwá ibi ọba fún ní ọmọ ẹ̀pẹ̀bẹ̀ tẹ́lẹ́bìnà owó mẹ́kà káàlẹ̀ gbarawa mẹ́ra ọlọ́run á kọ́ ọ̀pọ̀lọpọ̀ èrò síbi tó fún ilé ẹ̀tẹ̀lẹ̀ ìmẹ́lẹ̀ ilé ògbòlẹ̀ ilé oríṣìí tí ọ̀ tẹ̀lá ilé ilé ìpẹ́ tó rí pé gbogbo wa ìsìláàmù fúngbà tí bá ń bínú ilé tẹ́lẹ̀ náà bínú omi àmọ́ntà ìsinú kí ni túnmọ̀ rẹ̀ ẹbí ìsìláàmù tá jọ ń sẹ́nu wà náà wá pàtíṣì àsàláì màkàjọ ní á alhamdulillah eh, eh, my èmi àti sáàsù àfáàrí dr banyamin ambọ̀nì kírùkọ̀ rẹ̀ wọ́n wá fẹ́ lọ tọ́lẹ̀tì padà wọ́n wá dẹ́ta gẹ́lẹ̀ ní ọmọ bàtà o ó sì bẹ̀ẹ̀nì kẹ́m̀bẹ̀ o ń bọ bàtà lọ ah, ah. ní ilé tọ́lọ̀ ń pèlè gbogbo mùsùlùmí. Ìwọ́n tó rọ̀ bọ̀ mí, bọ̀ mí, ibi, agbọ́dọ̀ fún ìsìnàbọ̀, ọwọ́ tó ń gbogbo yé, bẹ́ẹ̀ mẹ́sílá sí ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀ sọ nítòótọ́ ṣùgbọ́n nǹkan ni ọ̀rọ̀ ilé yìí pa àkọ́kọ́ mímọ̀ kìlílẹ̀ lórílẹ̀ níbi adama fún kí ni tí ní o o ilé tí wọ́n kọ́kọ́

àlérí ah, ah, kí ní ìwò làṣọ́rọ̀ kí ní bí ọlá tí a ń wò yìí lọ́mọ̀ sí ajẹ́gẹ́ òun dájú gẹ́gẹ́ ajẹ́gẹ́gẹ́ torí pé bí tọ́lọ̀ ń kọ́ àti bákà ló kọ rẹ̀ in tí máa ń egun ọrùn mo tó báyìí bẹ̀rẹ̀ sí báyìí ọlọ́run wá fi lè nílẹ̀ kọ máa dí àkọ́kọ́ ọlé lílẹ̀ ìbáadà lamọ̀sílà ní ìrọ̀mí ọ̀tọ̀nà rọ̀ wọ́n bí á kọ̀rọ̀ tó lọ ń sọ yìí sí ní àkọ́kọ́ tí ó ń gbóná nílẹ̀ ni àbí ní àkọ́kọ́ tọ́lọ ń fi ilẹ̀ fún ẹ̀sìn àbí ilé tí ẹ̀kẹ́ àkọ́kọ́ láyé onílò onílé àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n kọ̀ọ̀kọ́ náà ilé ti wà láyé ṣáájú kí ní ṣáájú kàábà ṣùgbọ́n wọ́n kọ́kọ́ fílẹ̀ kẹ́lẹ́lẹ̀ wọ́n wá ní wọ́n ti sọ rí pẹ́tọ̀ náà ọwá ní gbogbo yí wà ní lẹ́yìn alàmìnà fúnra ọlọ́n lọ́sọ́dọ̀ rẹ̀ yàn lọ́nà gbogbo yìnyàn pọ́dá tẹ́ẹ̀bá gbẹ̀mẹ̀lá ọ̀bá gbọ́ ẹ̀mà hajjú lè báyìí ẹwà máa bẹ̀lẹ̀ ìwò ìntẹ́ bá wá débẹ̀ ìntẹ́ ma wá hajji táìmù tẹ́ wá ń sọ manasikula hajji zamanula hajji nù ààyè bí a ti máa ṣe nǹkan kọ̀ọ̀kan ma a fi hàn yìí na làhájì makánù làhájì nù ọlọ́run wá kíyà rẹ̀ a jẹ́ pé mùsùlùmí kan tó bá kọrí mẹ́ta kàtó sáwẹ̀ tí wọ́n ń dágbẹ̀ <laughs>

hajji tí mo ń ṣe ẹfojú sí dáadáa o bí mo ṣe ń ṣe ní ẹsẹ sí ẹsẹ o ẹlẹ́ owó mi tẹ̀tìkẹ́nà tẹ̀tìkẹ́nà ó súnmọ́kẹ́ mọ́pàdé ní mọ́lọ́dún mi o àwọn tó yé mọ̀ sọ àbàwọ́ bú ẹkún jọ́nà lọ torí pé gbọ́nà tàbí bí ìṣàn àṣẹni ẹnìkẹni nínú sọ̀hábà tàbí bí bá fẹ́ ẹran iṣẹ́ tàbí wọ́n sọ pé á lè sí ń lọ yìí tó lọ ń bá pé ò ní dé kí lágbàjọ́ gbapò tàbí bí annabi sọ fún ma'ad ibn jabal lọ́gbọ́ bá sọ ìgbàlì yaman kàbàtí ọmọ hadith abu abbas radiyallahu ta'ala anu arbahuma ó sì wà ní hadith ma'adu náà tó wọ́n ní hadith ma'adu omi nǹkan lọ hàdà táwọn èèyàn lọ́sọ tó wọ́n ní hadith abu abbas in tó sojú ẹ̀ lọ́sọ ọ̀dàrú tó rọ́rọ̀ méjì lọ bá wà abu abbas àti títọ́jú ìjọba ni annabi wọn sọ pé ìrẹ ma'ad إنك تأتي قوما من أهل الكتاب فليكن أولا فليكن أول ما تدل إليه شهادة أن لا إله إلا الله شهادة أن لا إله إلا الله تبدد دعوية النبي صلى الله عليه وسلم النبي قال آه. ولعلك لا تلقاني بعد عنك هذا لما تقول معاد أسلم قديم مو معاد الجواب بين ترتي موضي لا ينتف عن الهوى إن تيني أمر ولا تسمن tí ó sì fẹ́ ṣe ń sẹ́mà ní gbẹnu ẹ̀jáde salawatu rabbi wa salamuhu alayhi Ànábì sallallahu alaihi wasallam ọwá gbàsí ají ní wọ́n ṣe tẹ̀tìkaná tẹ̀tìkaná àwọn abúkàtà àwọn nǹkan tí bí káàlọ́ wà ní hajjá jami'ul sí gbogbo àwọn ànàbí ọ̀rọ̀ yẹwà wálé sọ́lọ̀ ti pè lọ́rọ̀ yàbí àti ìdàlọ́rọ̀ yàní ta'addadat aqwalu ahli al-ilmi fi hadhihi al ọ̀rọ̀ àwọn àfáà èdè olóbùkan bákan náà rí wọ́n látọ̀wọ́ pé mọ́mí nàbí yìí nílá wàkọ̀dù hajjá hadalbai aw mọ́mí nàbí yìí nílá hajjá hadalbai o sí ànàbí kẹrí tí ó tí ìsì ájú wà sílé sí àdí ìwábẹ̀ àbí ọwàbẹ̀ àwambọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́rọ̀ àwọn mímá ni wípé hajjá jami'ul anbiya hajjá bayta Allahi al-haram al-anbiya kulluhum gbogbo àwọn nàbí ni wá min ladun adam látọ̀rọ̀ bàbá wa adama wà sí hajj títítítítítẹ́ ibi tó dé ìbéèrè ọwà wá wípé sáti ànàbí ìsá ànàbí ìsá tẹ́ ń pè jesus ànàbí wa ẹni ọ̀wọ̀ ẹni tẹ́yìn ìkọlé tẹ́kọ́ kọ́ kan kìí sí àwa ìlàgbọ́n ẹn táà lọ tò sẹ̀yìn rẹ̀ kìí ṣe lúsà bí àbá ti tò pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yóò sì máa tó tò kọ́dà kọmọ́tí ìmọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ dáadáa kọmọ́tí iye òyìnbó kan gbàsìlám ní gbogbo pọ́gbàsìlám náà kápẹ́rẹ́ bí ṣàbán gbogbo ṣàbán náà sì sí mọ́rọ̀já sọ́tí ìkòsù mẹ́rin kẹ́nìkan

bí ojúmọ́ lọ wọ́n máa mọ̀ sí wọ́n wá ń bí pé àwọn ọmọ tí wọ́n wá bí ní ìsìláàmù nǹkan tí wọ́n ah, wà mọ̀ ìsìláàmù bí tí ó lágbíwà náà láàmà ṣe fún à torí ní tó sọ ní àwọn ọ̀gọ́dọ̀ bínú ẹni kẹ́kẹ́ gbogbo ní conversation ìkè tí ìpọ̀sẹ̀ kan láàrin tọ́ tí ìsìláàmù bá ti ń gbé nílé ayé èyàn báyìí tí ó sàmà inú fàá tó fi jẹ́ wípé ẹn bá ti kọ́kọ́ tó wá yíò padà kápí fúsù ní orí ọ̀rọ̀ rẹ̀ bin Laden kìníkà kọ̀sásùn gbáwó wọ́n ti lórí kójú rí tó wá wálẹ̀ ingbò bí wálẹ̀ tán ẹfílẹ̀ láàrin àtọ́lọ́wọ́bá rẹ̀ tó tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́rún tú rẹ̀ kèèsí ìṣẹ́ mẹ́mẹ́díà nẹ̀bí lòlò kan àwọn mistake kọ̀ọ̀kan mẹ́mẹ́ ṣùgbọ́n rẹ̀ nìkan tó ti wọ́n ti rẹ̀ ní kí lọ pààyàn wọ́n ni wọ́n kí lọ bá tèèyàn gẹ̀rí pọ̀tásùn lẹ́yìn rẹ̀ wọ́n pọ̀pọ̀ àṣíyàtẹ́ lómi fún àṣàmà ìyá mi gẹ́gẹ́ ni mo wá fẹ́ máa tẹ̀sẹ̀ pé mo ti jágbọ́mọ̀ ilá o èdè rẹ̀ lẹ̀kọ́ ní ilé ìsọ fúrú àwọn tán ọwọ́ látọ̀ sẹ́ pé ẹ̀ẹ́kan sí wá sí fún sẹ́rí bí ẹ lóòyàn náà tọ́nà sí pé kéèyàn ọgbọ́n padà kéèyàn ojú tọ́lọ́bẹ̀ ọlọ́ni kò nídìí kéèyàn òbínú ní ìrúwọ́dọ́dọ́ tó jẹ́ kéèyàn ọgbọ́n padà ọ yàtọ̀ sí tẹ́mi àkọ́kọ́ ẹni tó rí nǹkan ọyàtọ̀ sí ẹni tẹ́kẹ́ tí ń gbọ́ nǹkan ìyàtọ̀ bẹ̀rẹ̀ àwọn méjèèjì àwàmọ̀. Ànábì sallallahu alaihi wasallam àárí àwọn afẹ́kàfà kò sí ànábì ẹmọ nǹkan látòrí ànábì Adam tẹ́ lórí ànábì wa sallallahu alaihi wasallam gbogbo ní hajjá ilé yẹn ọ̀rọ̀ kanú àwọn onímọ̀nà ọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ كل الأنبياء إلا هود وصالح أي أتي النبي هود أتي النبي صالح كيس لفع تشاغل بأمر قومهما ìgbẹ́ náà ń pàwọ́n láṣẹ rẹ̀ àwọn èèyàn wọn tọ́lọ ọ̀nà wọn sí ń gbẹ́nà lọ́wọ́ wọ́n ní wọ́n kó wà láṣẹ ẹlẹ́mì títítítí

75 pẹ́rẹ́ nínú wọn òun ló hajj jẹmáà a ọlọ́run kí a nàbí pípọ̀ ìkẹ́ ń pọ̀ nínú al ọlọ́run ẹnìkan ẹnìkan báyìí táà bà ní mẹ́sù tọ́sọ ọ̀rọ̀ yìí ẹnìkan ò bẹ́ẹ̀ kọsọ wípé ànábì mọ gbogbo àwọn ànàbìtàn ẹnìkan kọsọ pé ọmọ gbogbo kàtẹ̀ẹ̀bẹ̀ tó ní tí wó bẹ̀rẹ̀ kìí àmàkọ̀ kí lè rí wa. lọ́mà ìsìrí àbí ìwà orí jẹ́ bí lásàmà lọ́dún tí wọ́n mọ́ nàbí ní ooru láti Mẹ́kà wá sí Jerusalem ní Baitul Maqdis wọ́n wà ti bẹ̀rẹ̀ ládàálẹ̀ ọmọ àbọ̀ jẹ́mà Allahu lahu jami'a al wọ́n ọ̀sọ́ ní ṣùgbọ́n àtẹ̀ntí ẹ̀ sọ fún àtẹ̀ntí wọ́n sọ fún gbogbo wọn ní ọkọ̀jọ fún gómìnà lọ́wọ́ ṣùgbọ́n sí wọ́n jẹ́ ọmọ iye nǹkan àbí wọ́n jẹ́ ọmọ lẹ́nu ẹnìkọ́ òfin jàpánà bí ọmọ gbogbo wọn abẹ́nìkan gbàpá àti gbogbo wọn ṣùgbọ́n gbogbo wọn ní ẹkùn lẹ́yìn tí ó yú ẹnìkan lẹ̀ náà ní ẹ sọ pé tí ayé bá ń ṣe kọ́nfẹ́ǹsì gbogbo tí wọ́n rí wọ́n pè ọjọ́ gbogbo gómìnà gómìnà ní ṣe gbogbo pẹ́sẹ̀ kí gbogbo ọlọ́wọ́ ayé ọkọ̀ àwọjọ kí gbogbo ọlọ́wọ́ ẹ̀kọ́ ọjọ́ tí a máa ní kọ́fẹ́sì kẹsẹ̀lẹ̀ lórí ní ọlọ́run ìkẹ́kọ̀ọ́ sáájú kọ́fẹ́sì jẹ́mẹ̀ ìkẹ́kọ̀ọ́ sùnúgbẹ̀yìn tọ́lọ ń kọ́ àwọn tọ́jẹ́ wípé wọ́n ọ́n bá jíyàn pọ́lọ ń ní ìsìn

sísì ń bọ̀ nù tí ọmọ ọdún gbẹ̀lì kìámà àfà ibi ọ̀rọ̀ tí ìrìnbá ti kéw ibi ọ̀rọ̀ rẹ̀ ti gbẹ̀ ẹ̀sọ̀ ìrẹ̀lé nítorọ̀ wọn tó ń sọ fún náà àwọn náà mú kàkàkà sọ́wọ́ pàdé ọ̀nà wọ́n fẹ́ lọ sọ́kọ́lọ̀ wípé gbogbo tí lè sọ wọ́n dà ṣùgbọ́n ẹ bá mi plé ààrùn ti fi ń sọ fún ọ̀sán sọ ká yóò èpè níra ì afẹ́ èsì sábà tó ṣe súnmọ́ tó tó arúgbọ́rọ̀ dáadáa ní sọ ṣùgbọ́n kò níwà láti bí ìsìbẹ̀ ẹlọmọ́wà ẹbá ní pé rẹ̀ ó lórí sí ní ìlà wà ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ dáadáa lọ́rọ̀ yìí ṣùgbọ́n tí ń sọ fún àti ajẹ́ èèyàn sọ rẹ̀ dáadáa ọ a nígbà sọ́nà bẹ̀rẹ̀ kọ̀dọ̀gbọ́ kan jẹ́ àádọ́

tí ò ní kọlù mi látara yí àfẹ́gbà tara ẹ̀kù sí ẹ̀dàkùn gbogbo mo fi lé fọ́nà ẹ̀lẹ́ in tí ẹran mi ìdẹ̀wò ọ̀tọ̀ ní túnmọ̀ bá kí ẹ̀pẹ̀ kọwa ẹ̀túnmà bí ìfẹ́ fún kọwa ní ànàbí òsì ah! rẹ̀ tí bá sì dàkẹ́ lórí nǹkan kan ẹgbàbẹ́ ló fi ṣèkẹ̀ fún ní látara rẹ̀ sọ́lọ̀wà àtọ̀rọ̀bí wasalam alẹ́ ẹ̀rí kẹwàá pé 75 ẹ̀rí mi wáwá ẹ̀rí mi fọ̀wọ́yìn jàmàdíta bí mítàlá àṣàrí jàmàdíta ní abbas ó ń ṣe ọlọ́run tuntun dẹ́nà wá ní sàbìrínà nàbí yàn sẹ́mùtí àmìlì ti bẹ̀kọjá rí o kí ni wá ṣe yẹ́ òmúnà bẹ́ẹ̀ta lọ ilẹ̀ àti tọ́jẹ́ kún jẹ́ náà lọ́rùn ìrọ́mù ní bẹ lọ́rùn wọn tí ń kọjá lọ lẹ́n hadithi sí fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn hadithi pátápátá látọ́kèdélẹ̀ lórí hajj àwọn ànábì ọlọ́run ẹyọ èyí tó mú èyí tó fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó mọ́ ń kàwá tí tẹ̀sẹ̀ múlẹ̀ wá ń bẹ̀m̀bẹ̀ tó kà mẹ́mẹ̀ tó gbé 70 lọ kàyà àjò mẹ́ torí kẹbírù fa ìdà tí ń túrú já so àwọn ànẹ́bí ọlọ́run tó dájú tàbí ìtìwà lórí ẹ̀ 70 ọdá ànẹ́bí ìsáwángọ́ ṣe ń pè Jesus ṣe rí òun ẹra fọ̀rọ̀ tí ẹ̀ sí kan ẹni ọ̀wọ̀ ni èmọ̀ ọlọ́ni báwọn àbí ìrìnà òkú ṣe rí ẹnìkan ni ẹ ń bá ẹgbà pé òjì sí ọlọ́ni kọ́dà ẹ̀mí tó náà lò ẹ̀mí kan ni nínú ẹ̀mí tó kọ́dà ó níyà níyà rẹ̀ kódà fúnra lọ́wọ́ ọba lọ́fẹ́ ẹ̀mí síla ẹ̀mí wo ọ̀kan nú ẹ̀mí nínú àwọn ẹ̀mí tọ́lọ ń dá tó fún mi náà nǹkan tó fọ́nà bí ìsẹ́ mẹ́ nǹkan tó fún ká kúrò nǹkan tó fọ́nà bí nǹkan tẹ́yìn pé òsì ní ilé méjì ràbí ìsẹ́ wà kẹni mẹ́tù wú gbọ́nà wọn lọ́n bá ń gbẹ́mì gbọ́nà náà ni máa jẹ́ ìsá fàkánà ìsá bìkún wà lẹ́ìsà ìsá bìkún ànábì ìsá wá ń di ìsá pẹ̀lú gbọ́nà máa di ìsá kẹ́ẹ́sẹ gbọ́nà bí ìsá gangan ìsá ṣùgbọ́nyàn من حديث أبي من حديث أبي هريرة من حديث أبي أخذها من مسلم صحيح انفرد به الإمام الحرام من مسلم من مسلم من حديث أبي هريرة أبي وقت من الصحابة جوكا إن شاء الله واني والذي نفسي بيدي ọbátẹ́mì من بلوري من mẹ́búra fẹ́yìn sọ̀hábáì fẹ́ẹ̀sì mà pé wọ́n kùkú sọ fáwà náà annabi jọ ń búra fún a bí ọba búra ń gọ́ láyé ìhìlẹ́nà láyùlábìyànnà Isa ibn Maryam nígbà olóòm bá sọ̀kalẹ̀ gbẹ̀yìn ìgbà tó fọ́rẹ̀ ẹ̀mọ̀tán tí ń tẹ́ ń jí àwọn abí tẹ́ ń pè lé ìjọsìn tó jẹ́ pé ọlọ́nkan ní ẹ̀sẹ̀ ń bẹ̀ tẹ́ ń pè tẹ́kìsì yọ́ ma tí ìyẹ̀sì mẹ́sàrájì engineer tí ẹ gba kọ́ntrakì àti kọ́tọ́ọ̀tì tẹ́yìn àfà ní wọ́n mọ́kọ̀. ṣe bọ́bọ̀ bí ìsàkùnlẹ̀ mú àṣọ́ di ilé ibn maryam ni bí fàjì rọ̀há rọ̀há ìta lọ́wà nẹ́bí ọlọ́run tí ó jí mọ́ ọkọ̀já tí ó ń jẹ́ ọ̀rọ̀ mi kọjá ń bẹ̀ يمكن أن يكون روحاء روحاء آيكان بين مكة المكرمة والمدينة المنورة آيكان الله مكة àti Madina tó ní fàjúrò háwò yẹn. Annabi Isa yóò gbé ìrọ́bù láti bẹ̀. Kí ni tí ó máa ṣe? Hajjan ọmọ mẹ́tàrà bí wà pè sí lẹ́yìn tó wá ṣe hajji. Áò, mọ̀tẹ́mìràn àbí lẹ́yìn tó fẹ́ ṣe umúrọ láyẹ́sìnìyànnáhùnmá tàbí kọjá pé méjèèjì náà yọ́ dámi ẹ̀fà pàpàá kankaná gẹ̀rù sí jẹ́tọ̀ tí ó sì tàbátó sọ́lọ̀wà àtọ̀rọ̀bí wọ́sọ́lámàlẹ̀ àrí ẹ̀rí eléyìn gédé gédé nínú ọ̀rọ̀ tó sì karùn táwọn àfáà sọ wípé gbogbo àwọn ànẹ́bì ọ̀nà tí a ń lọ sáájú ànẹ́bì wa Ibrahim àníwà Adam àti Nuh nìkan ní ẹsẹ̀ hajji ní wọn ṣùgbọ́n látẹ̀yà nàbí Ibrahimu kò sí ànàbí tí ó sì hajji ṣùgbọ́n gbogbo ẹ̀lọ ààrẹ tó ń ká sọ ọlọ́lọ́wọ́ amáyé nǹkan 17 bákan náà wọ́n dúbà lọ́wọ́ wọ́n tún para tó tẹ́mìlà níbi àrí ẹ̀rí rẹ̀ àwárí ẹ̀rí pé ànẹ́bì Ìsá alayhi salatu wassalam tí àwọn kìrìsìtẹ́nì tí ẹ́ ń pè ní Jísọ́sì tí wọn ò sì gbàgbọ́ sí ń tọ́lọ ní kí gbogbo èèyàn gbàgbọ́ sí tí ó fi ṣe èèyàn láǹfààní nǹkan mìíràn sọ́ọ̀kì ẹni annabi sallallahu alaihi wasallam annabi o náà bọ̀ lẹ́n tí ó gbé ìrọ́mù tí ẹ̀ tó bá dìgbẹ̀ ìgbà jẹma wa mọ̀ àti rílé ọlọ́run afẹ́ lọ lílọ ní ọlọ́run àti dídí ọ̀rọ̀ èèyàn léèyàn lórí ọ̀nà mélòó ló pín sí minhuna nasta'nifu al-khutbah في الجمعة القادمة إن كان في العمر بقية ولن جو لا يندي ما في أساس يوم بانبا لكياما ما في أساس يوم بأس ما دي تبرا وما لاندي من جو جبيدي كبي لاندي وسالي كياما ولن بلو واو ṣètọ́n náà lè wà lọ́tọ̀ lóṣù láti dàrú máa lọ láti di nǹkan ní inú rẹ̀ ọlọ́dúnkọ́ fún láyé lórí ìsẹ̀mí wa àníyàn wa sọ́dọ̀ ọba dẹ́dà náà ni wípé ààbẹ̀rù wa lálìjẹ̀ náà ọlọ́dún orí bẹ̀rẹ̀ a lè dáṣe àfikọ́ ọ̀sánú wa lé àjìnàṣẹ́ṣẹ́ súnwà mọ́ ìfọ̀tọ́ ìfẹ́ mú fi ìsẹ̀mì dáwà láàmù gbogbo ẹni tára rẹ̀ ọ̀yà bá ní fúnlálàáfíà gbogbo àwọn tó ti fúnlálàáfíà mọ́gbàláfíà ara wọn àwọn tó ti mọ́dọ̀ tí wọ́n kú sórí ìsìlámì ọlọ́ndakọba ní kẹ wọn ẹni tó bá ń bá ni wọ́n èròǹgbà nìkọ̀ọ̀kan wa kó mọ̀ fẹ́ bí àbùkátàbà ìta gírí mẹ́sàlásí ọlọ́run bí ààrẹ jùntà ń fẹ́ lọ ìta wa ń bẹ̀rù sí ọlọ́run sọ́rí fọkànbalẹ̀ ibi tọ́kàn wa ti balẹ̀ mẹ́jà báyà bẹ́nà bí hakila haula wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbir al-umur la yushariku fiha malakun muqarrab wala rasulun mursal wala ahadun min khalqi ahmadu wa ujallilu wa ashkura ni'mahu zahiratan wa batinatan wa ashhadu an la ilaha illa hu shahadatan man yarju rahmatahu wa yakhafu 'iqabahu وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد نبي التوبة نبي الرحمة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصية للآخرين قال الله سبحانه وتسامح يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى امتن لعباده المؤمنين أنجب جميع عباده بأنه ما أرسل رسولا إلى أمة من الأمم إلا وقد جعل لهم منسكا إلا وقد لهم منسكا لأي شيء ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام قال الله تعالى ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المحبتين الذين إذا ذكر الله وجدت قلوبهم والصابين ما أصابهم لم نقيم الصلاة ومما رزقناهم ينفقون أمة الإسلام كفى بالحد شرفا أن جعله الله سبحانه وتعالى الركن الخامس من أركان الإسلام لذلك أهل العلم من الفقهاء والمحدثين كانوا يفردون بابا لبيانه فيسمونه مناسك الحج والعمرة والمناسك في اللغة العربية جمع منسك بكسر السين أو منسك أو بفتحها فكلاهما صحيح والمنسق بمعنى المصدر أو بمعنى المكان أو بمعنى الزمان مناسك الحج أفعال الحج مناسك الحج مكان أو أماكن الحج مناسك الحج أوقات الحج أو أزمان الحج أمة الإسلام ربنا سبحانه وتعالى وقت لكل شيء من هذه العبادات لا بد أن تقع في وقتها وكذلك نسيك عند العرب بمعنى ذبيحة وجمعها نسك والنسك أيضا كل ما يتقرب به إلى الله سبحانه وتعالى فهو نسك من أنواع الطاعات والعبادات كيف لا قال ربنا سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ونسكي ومحياي وماتي لله رب العالمين لا شريك له وبذلك أمنت وأنا أول المسلمين بارك الله لي ولكم ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما في عملتك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلم